ألا وهي بدل عوض الخل من رجل أجنبي لمصلحة الزوجة أقول نفوبة رضا تسوان مسلمي أنت رأيكم كلا تقرفان النبي صلى الله عليه وسلم أنت رأيكم لا تبقى من جاك يفمبوا الله بني سألكم كلا النبي وبني سألكم لاري أتيا واري لأن النبي أتيا الصحابة كلا وناك لهم توقع pẹ̀lú annabi sallallahu alaihi wasallam jọgbùn alkiyama jama'a mọ̀ fásikura ní ti bẹ̀rù Allah subhanahu wa ta'ala bákaná mọ̀rẹ́ rẹ̀ ti bẹ̀rù rẹ̀ ọba rí dàpọ̀ aláṣẹ ká bẹ̀rù láìbẹ̀yàn al-Qur'an rọ ìbẹ̀rù rẹ̀ tòótọ́ fún ẹnì wa ṣùgbọ́n díẹ̀ nù wa lọ́mà ọ̀kọ̀kọ̀kan bá ti ń ṣẹlẹ̀ tí ó mọ̀ tó á sì rí ìyàwó fẹ́yàwó pápá nílọ́kọ tí wọ́n bá ní wọ́n obìnrin ní agbára rẹ̀ ọkà ó sì yé kí ni in tí a níbi sallallahu alaihi wasallam tó mú wá ṣùgbọ́n húlù kó bí wọ́n fẹ́ bọ́sọ ìjẹ́ ìyàwó lẹ́lọ́rùn fọ́kọ ìntọ̀dọ̀kọ́ wá ẹgbọ́n kò sí ìbátan láàrin àtọkọ obìnrin náà wọ́n jọ gbádùgbò ni ní òun jọ dáṣẹ́pọ̀ ni ní òun jọ pàdé ìlú kan ni àwa ní òun náà lè dá sára mẹ́rin tí ó sì lálàáfíà súúrù àkọ́kọ́ asàlàyé ní ìjẹjọ ṣùgbọ́n bí a parí ẹ̀sìn ni pé kọ́ jẹ́ pé ń tẹ́ ni ìná ẹlẹ́ẹ̀kejì ayyakuna badlu iwadil ilkhul min ajnabiyyin maslahatan lizawja ẹlẹ́ẹ̀kejì ó ní kó wípé aráàta tọ́fẹ́ kó tọ́fẹ́ lé tí obìnrin ó fi yọra rẹ̀ kúrò làbí ọkọ rẹ̀ ẹn tọ́fẹ́ sóndù tí ó nàrà àtàní ṣùgbọ́n bàtà wùlọ̀wùbọ̀ àtúniláwọ́jẹ́ ní balada nítorí tó ṣe ta ọmọbìnrin fi ṣe láàánú wọ́n lẹ́annahu mútìrìbùn láha kọ́kọ́ obìnrin ó kóró obìnrin ní kòrò pé ìgbàraba ní ọ ọ̀lọ̀ ìsì ni pé ọ máa lọ kí lè rí díẹ̀ pọ̀ nínú gbogbo ẹ̀sàlàyé ẹni ó sì ń fi ara ní kó lè bá sọ torí àṣọ pé ìyàtọ̀ tí ń bẹ láàrin húlù àti tọ̀láàkì náà ni ẹnìkan wá mọ̀ sí ó wá sọ fóbìnrin wípé gbogbo tí ń ṣẹlẹ̀ àti sọ kéré nígbà wa ma yàrábójó ní àì lọ sọ fọ́kọ̀ rẹ̀ wípé gbóò lórí lẹ́mí rẹ̀ à ah, oníkọ́lọ̀ ohun ti ẹ̀yọ ohun kọ́dà ká pé jàmbọ́ ọ̀bá òun pẹ̀lú business tó ìsìlẹ̀ fẹ̀ kí abúwọ́ máa sì wọ́n náà

ọ wà ṣẹlẹ̀ lọ̀rọ̀ ọ̀sẹ̀ na níbi ṣe rí náà bákan náà ọ ìlú tó jẹ́ wípé ọkùnrin tó gbà pé owó tó gbó lọ́wọ́ obìnrin kóhùn tó fẹ́ sí ìgbélé ìfẹ́lẹ̀

wàsúrọ̀tù thalitha àwòrán ẹlẹ́ẹ̀kẹ́ ta ayyakuna badilu iwadil khulli maslahatan lizawjayn kọ jẹ́ pé ará àtàlọ́fẹ́ ẹsẹ̀wó yìí ṣùgbọ́n ìyàwó yóò ṣàǹfààní ń bẹ ọkọ náà yóò ṣàǹfààní ń bẹ kí ni tí ń ṣẹlẹ̀ àtẹ̀kì ní يريد الانفكاك كما يريد الزوج الانفكاك عن زوجته كذلك ṣùgbọ́n obìnrin ò tó bẹ́ẹ̀ kọ́sọ̀pọ̀ òun lọ wípé ń wò pé à ní tí mo fi fẹ́ ọmọbìnrin ìpọ̀ gbogbo bẹ́ẹ̀ sí ń ṣe yìí kọ́lọ̀ méjì kẹ́mi ẹnìkan ọbọ̀nà ẹ̀mí jẹ́jì ṣáájú kátó rójú tọrọ wọ́n sáà sọ lọ́tọ̀ lọ́sí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìyàwó fẹ́ lọ ọkọ fẹ́ gbà nǹkan in tí ó sì jẹ kọ́ rọrùn o náà ni kíyàwó rí nǹkan yìí ẹnìkan wá náà nǹkan yìí o ń tàn yọ gbà ìsàn rí lọ́dọ̀ ọba dẹ́dà ó di mẹ́ta asọ́tù àrọ́bíà ọ̀rọ̀n bizauji eléyìí ló wá gba ẹ̀ rẹ̀ kúrò lábí ọkọ rẹ̀ ọkọ gan lọ tágẹ́ẹ̀tì láti fara ní ilmaratu saliha khadimatun li zawjiha mu'taniyatun bi obìnrin Iman ọkọ rẹ̀ lè kàn pọ̀ ohun ọmọ nífẹ́ ọkọ yìí obìnrin dáadáa máa ní àwọn apákan wá ní àà obìnrin ó ṣe dáa lẹ́ẹ̀dẹ̀ èèyàn kan wà sọ fún yẹn wípé kọ́ ni a ayé yìí kò sẹ́n tí ò lè mú àfẹni Ọlọ́run bá sọ sì lè ṣe kúlú pẹ̀lú rẹ̀ kọ́lá rẹ̀ lórúkú ọkùnrin wọ́n ń válù tí wọ́n fẹ́ fún pé tọ́ bá lè gba húlù fún ìyàwó rẹ̀ kí ìyàwó rẹ̀ kọ́ sọ pé ọbọ́sọ̀ ọjọ́kọ́ lẹ̀ fún tọ́ bá lè kọ́kọ́ wá bọ́sọ̀ jẹyàwó lẹ̀ fún tọ́ bá lè mú yẹ báyìí wá ó lè dàrú títí èyí ò fi wá gbọ́ sí lẹ́nu ó sì fẹ́ tó bá jẹ́ pé in tó ṣẹlẹ̀ yìí ó ti ara kèéta jáde ọ̀pọ̀pọ̀ mọ́ síbẹ̀ súrọ̀ kẹrin ó ní wọ́n gbèrò ìfaraní fún ti ẹni àníyàn wọ́n máa yọra eh, ọkọ ọ̀kagbọ́n ọkọ ìfàmọ́sẹ̀ gẹ́gẹ́ gbogbo fọ́kọ́ sí ìfàmọ́sẹ̀ tó náà wọ́n ma fi yé wípé ọkọ ẹ̀ ń 10,000 naira owó ọ̀bí àti ẹ̀ bọ́ sọ́mọ́ lásọ́ fún ẹ ah mú tíra méjì fún mi rí náà láftà àgbàtà àṣìyàwó tán lẹ́yìn ọdún kẹfà lọ́rin nípa o òun ní mara sọ fọ́kọ̀ tí ẹ pẹ̀lú ìgbàjú ìgbà mútó ni obi ó sì gbẹ̀tẹ̀jẹ díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́lọ̀wọ́n nẹ̀ aṣádù mínà tàbíbù ó ju tàbíbù lọ tàbíbù ó ṣọ́lọ́ ni laysa minna man khabbaba imra'atan ala zawjiha kìí sára mi o kọmọ̀ sí bí ara mi lò ó ní tàníri annabi gbogbo ẹ ma ọkọ lè rí o ọkọ lè mẹ́rin o eléyìí o ń múyàwó òkú ọ̀rọ̀dọ̀ ọkọ ni kónú ìbínú ọlọ́run lórí ilé ayé ẹlòmí obìnrin wọn a máa ríra wọn tàn dáadáa pẹ̀lú ìmọ̀ sọ tí ó rí bẹ́ láti fi mọ́ dáwà láàlẹ̀ sẹ́mi ẹnìkejì rẹ̀ sínú ọkọ rẹ̀. ó ní àṣírí tí bẹ̀rẹ̀ rẹ̀ títú wọ́n àti tèmà rí ẹ̀ confused eh, eh, eh, brother wa kan bẹ̀ ìṣe ń fi àjá wọn ní kò ní ránjẹ́lé o ọ̀tọ̀jú ọmọ rẹ̀ o ẹjọ́ sáni àti bó ẹlùmí ìbànújẹ́ ẹlùmí wò pé ah, ìbànújẹ́ náà wà pé ọmọ wọ́n tí kò ní okó náà wọ́n bá lọ kí àtàwà búrò àtàkùnkan láti bá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nílò adé tí kú ọkọ̀ yìí náà ni ó ní sí ọwà tó bẹ̀ bá lágbájá láti jọ ọmọ ti wọlé rẹ̀ ẹ̀ṣẹ́rin àbẹ̀lómi ọ bá sì ṣe kọ̀ǹkọ̀ náà ni a àwọn èèyàn bẹ̀bà nẹ̀rẹ̀ ẹn tí ọba títẹ̀ lọ́rùn rú ẹ̀jẹ̀ rẹ̀ ní obìnrin kò sígbà tí ò lè kó lè kọ kọ́dà kọ fẹ́ pẹ́sẹ̀ntì pẹ̀lú pẹ́sẹ̀ntì ìyàwó wọn ẹlẹ́ àgbádùdì àwọn pẹ́sẹ̀ntì lọ mọ́sùmọ́tọ̀ ti pọ̀jú kí wọ́n sì sọ tó ń wò bí ìdùnnú wọ́n sọ ìbànújẹ́ bizauja ọ̀lẹ́tọ̀ ní ẹ̀sìn yóò òdì mẹ́rin òdì márùn ẹlẹ́ẹ̀kẹfà ìfẹ́ mẹ́ lájẹ́ kíyàwó ọ̀bọ́ aṣọ ọ̀jẹ́yàwó lẹ̀ lọ́rùn fọ́kọ rẹ̀ bí ọkọ sì sùkúnbẹ̀ níyàwó náà sọ̀kọ́ mẹ́ tọ́kọ̀ rẹ̀ mẹ́wọ́ àti ọkàn àti ìkíní àti kejì wọn ní táwà nílápò ìmá fi dálé wọn rú ìsẹ̀mí obìnrin lọ bó ṣe ẹkọ́ lọ ìsẹ̀mí ọkọ lọ náà lé ìyẹn ló bí ọ̀rọ̀ lọ àwọn mímọ̀ wípé hal tó bá jẹ́ pé àtọkọ àtìyàwó ilé ayé wọn lọ smoothly ẹnìkan wá fẹ́ sọ pé òun fẹ́ kíkúlù ọ̀sẹ̀lẹ̀ yálà ọ̀kan sọ pé yàwó ni o yàwó náà ni o apákà àfà nínú apákèjì ni ó lílọ ebí ilé ayé wọn ni ẹnìkan wá wò pé ilé ayé àwọn eléyìí lọ bí ṣe lọ yìí ìmọ̀sẹ̀rẹ̀ ẹlòmí kìí ṣe pé àbúrú gẹ̀gẹ̀ ní bẹ̀lẹ́mì rẹ̀ ṣùgbọ́n gẹ̀gẹ̀ fúnra rẹ̀ kìí fẹ́ rí dáadáa tó bá ti rí dáadáa inú yóò ní dúmà tó bá ti dọ́dọ̀ wẹlé ọkọ ma wẹ̀ fún àmàlọ́ ọba ti lọ́lọ̀ hijabu ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ ń pọ́lísì bàtọ̀ ọkọ rẹ̀ jẹmọ́ gbogbo ilé tó bá rí bá wọn ẹmọ́ ma fi hàn sọpọ̀lọpọ̀ èèyàn bọ́lọ̀ ń se dẹ́ ẹlòmí ẹwà dí ìfẹ́ Anas ibn Malik radiyallahu ta'ala anhu bí a ṣe dáwọnù mafatihù t'i tí ọ̀rẹ́ bá ń kan tí lọ́pù ẹ̀wà tí táwọn debe ìbá débẹ̀ orí wọ́n sì kọ́kọ́ wọn dọ́lọ́run wọn si gbogbo lẹ̀kùn daada tó bá ti, tí ti wọn fi si gbogbo ayé ọjà

tó gbẹnu ọ̀nà tí aburú wà wọ́n fi wọ́n sí aburú ni aburú ọjáde sáyé yóò tún hàn dé tí a bá sì dé ibì kan tó jẹ́ wípé oore Wọ́n wà títí ilẹ̀ tí a bá débẹ̀ mọ̀gọ̀ọ̀lẹ́kùn lè ṣẹ́rẹ̀ ó sí ọlọ́wà ní fàtúbá liman ja'ala Allahu oríire ní á ẹ̀kí náà kú orí ibú o tí a fi tílẹ̀kùn máa burú ẹ̀tù kí àtìyàwó Iná bí ọ̀sọ̀pọ̀ ń fẹ́ mẹ́ ó fi gbára rẹ̀. ẹ̀ máa ran ìyàwó lọ bọ́sọ̀ jẹ́ pàṣì but ẹ̀sìn wọ̀dẹ̀ fẹ́ zina ṣùgbọ́n ọmọ bó sì gbé kalẹ̀ ní ìyà ń jẹ́ lọ́dọ̀ bọ̀bọ̀ ẹ̀ lọ́dọ̀ bọ̀bọ̀ wò ọ wá ń rí obi olóbe lọ́fíìsì kọ́ mọ́sọ́ kékeré tún lẹ́yìn yọ́ mọ̀ bọ̀ kọ́lọ̀pọ̀ mọ́ fọ́ gbọ́lọ̀pọ̀ ẹgbẹ̀rẹ̀ ń dì wọn mọ̀ kó bìrú ọlọ́ni ìsì nǹkan gbogbo wa náà káàkì àtàwọn tí wọ́n ṣe jú wa wọ́n mọ̀ fọ́kọ́ àwọn lọ́rùn wọ́n ti lọ́ọ̀kọ́ fúnra wọn ẹjẹ́ sẹ́rẹ̀ jésà jẹ́ <laughs> orí burúkú orí ọ mọ̀ fọ́kọ́ ọkùnrin kọ̀gbọ́dọ̀ fọ́kọ́lọ́pọ̀ obìn lọ́rùn ẹ̀yẹ ọlọ́pọ̀ obìn ẹ̀yẹ kọ̀gbọ́dọ̀ jókù lẹ́sẹ̀ ọlọ́pọ̀ ọkùnrin pé ìyàwó mi o mo ní jẹ́ mi síṣẹ́ lọ́fíìsì ah èyàn ó ń ṣe ẹwà òbìta èdè níbi nígbàtẹ̀ mo ti ń tẹ́ ẹ̀dá sọ̀bọ̀ lójú sí mo complain ó ń sinú ibi wà láti ń dénú ilé yóò rọrùn kódà bá ṣe ń sọ lùí ẹlòmí ó tún máa wò pé ah, ẹni yóò gbàládá wíwá o ẹni tí ń sọ fún mi pé tó bá lè kọkọ rẹ fún iye báyìí tó bá sì lè fi iye báyìí rárá rẹ ah, àwọn obìnrin tẹ́sì fẹ́ gbà lẹ́gẹ́ sí ẹgbàra wọn lẹ̀ àwọn kan ní ìsìn wọ́n ti gbà wọ́n ti kàkún pé káwọn ọlọ́kọ bí bàtà wọn tíra àwọn sẹ́wọ̀n ni sẹ́n tí ó bá yàn sàfíìsì abẹ́ nǹkan kéèké ògbáyé lọ ọkọ̀ ìgbò olégùn tí ń ṣiṣẹ́ bí wàhálà bí akúra ó sì máa pàwọ́ abẹ́ bó ṣe wọ́n wọ́n ní because irú ilé ayé wo nù ẹnìkan mọ̀ sọ fún mi pé eh, eh, no no no ilá ní kò sí o mọ́ sí wébí o tàdẹjọ one school tọ́jẹ́ pé business and school fees leminance àtìmínà business clinical leminance gangan in ti ń ṣẹlẹ̀ nù ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ìgbẹ̀yìn ayé tàà wà nù tó bẹ́ẹ̀ jẹ́ pé yẹn lọ wábọ́ bí ẹlẹ́ẹ̀kẹsàn ó ní ayyakuna bila sábàbìn fọ̀kọ̀ rẹ̀ lẹ́ ṣùgbọ́n gbogbo tí èyàn torí ẹ̀sìn kẹ tí wọ́n bá bí pẹ́ṣẹ́ nìkan lọ́rọ̀ ẹ̀sùwà wo kọ́rà ìmígọ́ wà mọ́pẹ̀ ihò lóṣìdò tọ́ ọ̀ràn lọ́dáwó Ọrùn fọ́kọ rẹ̀ nítorí pé sẹ́yìn ò ní wọ́gbọ́ kọ́ntàkì yíò fún lálàtíyàn ọba títè lọ rí ìwójú rí ọba dẹ́dà ká náà lè dá sí ṣùgbọ́n a mọ̀ kí ni in tí ó túmọ̀ sí tí bá olùgbàládá yìí ó tóbi lẹ́nu bàbá wa ṣùgbọ́n ẹ̀sìn kàkà a ní ọmọ fún pé mímọ̀ máa gbẹ́jọ ọkọ rẹ lọ sórí ètò ìjọba ìkìyàmẹ́ ìmọ̀ tú àṣírí àwọn èèyàn wọ́n mọ̀ wá Adédàfẹ́ fàwà sínú kẹ̀m̀bẹ̀ ni, ó ń ṣe ṣọ̀kẹ́ ìdíyà. ní sí kílókọ rẹ̀ ẹwọ wà láti dé ní kílókọ rẹ̀ tẹ́ ìjọba ṣùgbọ́n táwọn èèyàn bá ń ṣe bí ọlọ́njọ́ tuntun lónìí láti bọ́ hmm, láyé bolivanti mi ah jamaa ẹwà wù ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ẹ̀yìn ń wò bá ní tí ó sì rí bẹ́ẹ̀ dọ̀dọ̀ náà tó ń kálùkù sì ti fowó ra dátà nítorí ẹ̀ jẹmáà àdúà tèmi àti yí tí ó gbà ara wa ní káwó ah, ẹlòmí ẹ̀sẹ̀ àìmọye ẹlẹ́ níyàwó ti wá di ọkọ ọkọ ti dìyàwó ẹ̀rọ ẹjọ́ yóò dé ọ̀rọ̀ àmọ́ fẹ́ rí ọkín tó jáde. ẹgbẹ́rẹ̀mí ọmọ ẹ̀tí àti gúgúrẹ́ kọjẹ́ wọ́n pọ̀ nàìjíríà náà mọ̀ tí tátà àṣẹ tí èjò la ilaha illallah sọ́sọ́ tó bẹ̀rù ẹnu ni jẹmọ́ra a ń rọ àwọn wọ́n sì máa dábọ̀ tó bá jẹ́ pé ẹyọ kẹta aláwà iná ti láyé wá sọ di bọ́ọ̀lù tẹ̀ ń gbádánù náyé sọ di kí o bọ́ọ̀lù ń gbádánù wọ́n kọ obìnrin fọ́kọ rẹ̀ láàárọ̀ wọ́n fi lọ lọ́sàn ó <laughs> lọ́wọ́ ọkọ rẹ̀ aláwẹ̀ tí ń sẹ́wọ́ lẹ́lẹ́sìn ẹ̀rọ àlèlọ́nà àlèlọ́nà ọkọ̀ ọ̀tọ̀kọ̀ ọkọ̀kọ̀ ọ̀bẹ̀ ẹ̀dàkùn ẹ̀sànú mi ẹ jẹ́ kíwẹ̀ oṣe ìjálé ni ọmọdé yìí fẹ́ gbogbo ẹ̀dàkùn ẹgbẹ́ ṣe bí mọ́ sọ̀rọ̀ sí máa ń fọ́ sí máa ń sinà sí tó méjì àti 5,000 ọ̀rọ̀ ìyàjú ní mọ́ndé ẹ̀sùn sí àṣà àmọ́dé

ìsà mẹ́kẹlẹ̀ ni tó tó wọ́n ti kú ọmọ bí ọgbẹ́ aṣepọ̀ ìní fi ń gbéra kò tó gbẹ́gbẹ̀ náà tàn bọ́ wà ní ṣọ́pù ẹ̀ bí ń kawọ́ lọ tí kọ́sọ́mà ń kówó fún tọ́kàn bá ti lọ bí ń táwọn rí ó tutù bú ẹwọ̀n nù kọ́wọ́ lẹ́yìn ìmọ̀ mọ̀ wọ́n máa kí ó lọ wọ́n máa ká tẹ́lẹ̀ láti lọ rẹ̀ fó ó tutù bú ẹwọ̀n nù ọlọ́run الحمد لله الذي خلق السماوات مع بالقاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا للخلق كلهم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا ربكم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق عوض الخلع من رجل أجنبي حتى صحة ذلك وقولهم لقيم في المات القادمة ألا وهي أن يكون مصلحة للزوج والصورة الثانية أن يكون مصلحة أي أن يكون بذل عوض الخل من رجل أجنبي مصلحة للزوجة بأن تكون المرأة كارهة لبعلها لأنه متعب لها ولم تجد مالا تفدي به نفسها منه فيأتي رجل أجنبي للزوجين بأن يكون كل منهما يرغب انفكاكا عن زوجته لكنه شاح بما قد أنفق عليها من المال لا يريد أن يفارقها إلا بعوض والمرأة فقيرة ما عندها مال تفدي به نفسها فياتي رجل أجنبي قد اطلع على ما يجري بينهما فيدافع أو فيدفع آه، آه، عوض الخل فهذا مصلحة لكل من الزوجين والصورة الرابحة أن يكون بأن تكون المرأة صالحة خادمة لبانيا معتنية به ويأتي رجل أجنبي ويريد أن يخرب عليها بيتها حسدا على بعليا لأن حالهما مستقيمة فهذا كذلك حرار حرام والصورة الخامسة أن يكون هذا للإضرار بالزوجة كأن تحسد المرأة زميلتها لذلك قال العلم ما أكثر ما تحسد النساء النساء وهي ترغب في أن تفارق زميلتها كذلك حرام لذلك قال بعض امرأة على زوجها بارك الله ولكم وصلاة الله وسلامه على عباد ابن اصطفى واتقوا الله إن الله خبر بما تعملون أمة الإسلام كثيرة والصورة السادسة أن يكون ذلك إضرارا بالزوجين إضرارا للزوج وإضرارا للزوجة بأن تكون حالتهما مستقيمة ويأتي رجل أجنبي يريد أن يخرب عليهما نظامهما وخيرهما وحالهما فهذا كذلك حرام والصورة السابعة أن يكون ذلك لحظ ذلكم الرجل الأجنبي بأن يخدع المرأة حتى تخلي من بالها لتأتي بيته في سورة الثامنة أن يكون قابل شيء ما فهذا بلا سبب ما سبب لذلك وإنما بدأ بالله واللاعب فصار حقا هذا صلى الله عليه وسلم بريء على سيده أمة الإسلام فهذا فيه عوج دين لا يقبل الله سبحانه وتعالى غيره يوم القيامة لذلك جعل الله سبحانه وتعالى سعادة خسرانا مبينا فنسأل الله الرحمن أن اللهم ربنا دمر أعداك داء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا تب علينا وتب على التائبين وانتخم ربنا لعبادك المستضعفين من المؤمنين والموت في كل مكان واشف مرضانا وارحم موتانا الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلة سيئة ثابتة من نسي الصلاة علي خطيئة طريق لجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن القائل مقلتس الثابتة من نسي الصلاة علي خطر طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا